وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفوا الله سبحانه وتعالى أترى لكم كاتب فوا النبي محمد صلى الله عليه وآله وسلم أبرني عليه إن شاء الله نيوسين بيتا نينو مواد أكوكوني تفسير القرآن الكريم أبو كان كي مختصر في تفسير القرآن الكريم بسمري àwọn àlàyé kéèkèé níbi nínú tafsir amú afẹ́mú ilé ìgbọ́ yẹ̀wò insha Allah nítorí àwọn àdíkọ̀ọ̀kan àkọ́kọ́ nínú àwọn àdíyẹ o ní pé ìmọ̀ Qur'an ó jẹ́ ìmọ̀ tí ó ní agbára gan Kùránì dẹ̀ kó sínú orísìírísìí àwọn nǹkan so nínú Kùránì a máa kọ́ al'aqidatu sahiha nínú Kùránì a máa kọ́ al-manhaju salim nínú Kùránì a máa kọ́ at-tarbiyatu sahiha at-tasfiya al-akhlaq al-fadila a orísìírísìí àwọn nǹkan nínú Kùránì so pàtàkì gan kí a mójútó Kùránì kẹ́ bá yí sọ́ so, kò ní jẹ́ tafsirun tí ó fẹ̀ gan but tafsir mukhtasar mukhtasar mukhtasar at least ó lè ṣàlàyé pé ókè alhamdulillahi rabbil alamin kí na sọ bẹ́ kí ni ka tó ń tọ́ka lé lórí kádẹ̀mọ̀ wípé eh, irú àwọn òjòkó báyìí a ń wá fún ìjòkó ma kìkín sí ìjòkó tí yẹn kàn ma ń wá lákàtí fi mark attendance àbí yẹn kàn ma ń wá ike mọ̀kàn wá

bí tí ẹ̀bà rígi mango láwọn mango kẹtọ́ àtọ́ sí pé akọ ni wọ́n kèkè ń so èso kankan tí ẹ̀bà rí ó pé kí láǹfàní igi yìí níbo láwọn sàmọ́rọ̀tù igi yìí wá mango tó ẹkó jáde lórí igi yìí dá káṣù tó ẹkó jáde lórí igi yìí dá ààrin bẹ́ igi yẹn wá tóbi lásán gẹ́gẹ́ bẹ́ẹ̀ bí ìgbà tí yẹn bá ń ṣe kíni tí bá ń jama'a alhujjaj ala nafsihi nígbà tí yẹn bá ń kó àwíjàre against ara ní pé ah, àwọn tí wọ́n lò against mi yamal kiyama imi gan ti kó dání lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìtumẹ̀ nípa àlómí ó wá yamal kiyama tí wọ́n wá ma'hurun bil jahl ọlọ́bọ̀ fi wọ́n lẹ́ tó bí aláìmọ̀kan ni wọ́n ọlọ́bọ̀ sì foríjì wọn mọ́dẹ̀ mọ̀bá tí wọ́n lọ àmọ́ wò ní wá ma'hurun bil so ó pàtàkì gan tàbá ti ń kọ́ ẹ̀kọ́ nínú tafsir pé ah ok ayà báyìí nítorí a ma mention pé ok ilé ìṣúrọ̀ yìí kí ni ìdí tí wọ́n fi sọ́kalẹ̀ ta ni wọ́n bá wí bí ilé báyìí specifically ta ni wọ́n sọ́kalẹ̀ fún but generally yóò bá gbogbo àwọn tó bá ti ní àwọn àwùsọ́ fi ẹmu gẹ́gẹ́ bí ẹni làwọn kọwàáìdì kéèkéé tó bá ní ṣe pẹ̀lú if you in reality kọwàáìdì àfihìmà but ayi one kọwàáìdà kan bí kọwàáìdà kan bẹ̀ nípa usulu tafsir yóò ma mú yau díẹ̀díẹ̀ na insha Allah pàápàá jùlọ láti bí tírà al-qawaidul hisan títí ashir abdurrahman bin nasir sa'adi and also tafsir yana kan inṣáàlá níbi tafsiru sheik abdurrahman bin nasir sa'adi méjọ́lì láti ma mú àwọn láti ma kankan akàlí ma wo àwọn fawaid ẹran díẹ̀ níbi àwọn kútùbù tafsir eh, al so kí wá nìkan tí ó yẹ kí a máa ṣe níbi irú ìjókòó yìí wọ́n ní pé ká máa tẹ́tí gbọ́ àlàyé kádẹ̀mọ̀ make pé a ń kọ àwọn àǹfàní kalẹ̀ ma kutiba ma hufidha fabura wa ma kutiba qabra wal hafadhatu khawanatun in tẹ́yàn bá kọkalẹ̀ ní mọ́ndó mọ́ wọ́n ti pé ní àwọn ọjọ́ bí mélòó kan sẹ́yìn ìkaná àwọn abẹ́rẹ̀ question kan lọ́wọ́ wọ́n tí mo lọ sí báyìí dìsínbà èèyàn ti àgbàgbé kìnyàn sí o túnmọ̀ ní pé àǹfàní tó wà ń bí kìtàbà ní wípé hifdul kìtàbà ní wípé mo gbọ́ kìníkà ní sí ó kìníkà tásọ ní sí ẹ̀yẹn tí kọ́ kalẹ̀ kò sí lákàyìn ò lè retain everything mélòó lákàyìn wáyé kò retain gbogbo nǹkan in a sitting ó jòkó fún minutes 40 minutes ó tó bẹ̀ retain everything tásọ ní minutes ìdí tí kìtàbà wà ó wá délé àbí òkàn rest ilé òkàn láìdám ah kìtì ok kìní kọkàn wá oh wọ́n sọ kìní kalẹ̀ kan in sáré wọnú tíra mi ó ti mọ̀ bí tó kọ́ sí ẹlòmí wa ma sọ kìní kan pé ah, kayfa ujmi' bayna as-sama' kitaba amrun sahlun jiddan mo ifẹ́ sí tí ma ma lísìn máa dẹ̀ tún ma kọ̀ọ̀kan wallahi full attention èyàn kí ń wà ní jòkó mọ̀ kọ́kàn yẹn tí wọ́n ń bómi èyàn ma ń wà bígbà tí yẹn bá jòkó àwọn èyàn ma ń jòkó sáwọn jòkó mà wọ́n ma ń jòkó ka anna ala ru'usihim at-tayr bígbà tẹ́yẹ bá wà lórí wọn yóò jòkó farabalẹ̀ kò sí kí bóyá èyàn sí eré ńlá kìkín sí jòkó eré kìdẹ̀kín sí jòkó ẹfẹ̀ ok nǹkan tán sọ lọ́wọ́ ok wọ́n fáìdà báyìí kìníkà kìníkà gbogbo kọ̀nú ti ẹkalẹ̀ in such a way that tó bá sí padà lójú ẹsẹ̀ ó ti rántí gbogbo nǹkan tí wọ́n sálà rẹ̀ fahimtum ahadáhù so ó pàtàkì gan kí àwọn kí ní ẹ̀ so ìjókòó ẹlẹ́kejì tí a máa ṣe insha Allah ni alhadith so arba'una hadith min kalimatayn títí Sheikh Mustafa Mubrak an ní tíra alga ó dẹ̀ ní so yóò jẹ́ ọ̀la insha Allah tó bá di ọ̀tún láwọ́dá ìgbé kíláàsì usulu wa ó continue inshallah tó bá di eh, thursday eh, al-ujuza al-mahiyya fi eh, sirati khairil bariyya a títí nam so al-mahiyya tàbí sọ nípa yànígbà muhammad sallallahu alaihi wa alihi wasallam so yíò jẹ níjọ́ òní ẹ̀ níjọ́ thursday inshallah so díẹ̀ díẹ̀ díẹ̀ العلم آه، كنا في علم اليوم وعلم غدا يلوم دي علوم يبان يابي بس لين ان شاء الله آه، كاتو ونو تفسير لابد من بعض المقدمات من بعض المقدمات المقدمة الأولى أني فيما يتعلق في بالإخلاص في طلب العلم المقدمة الأولى فيما يتعلق بالإخلاص في talabil ilmi ó ní mukaddima tó ní ṣe pẹ̀lú ká sọ̀rọ̀ nípa sincerity nípa kíyàn ma wá ma ilé ọ̀rọ̀ tó pàtàkì gan ni ó wà nínú àwọn àfá tó ṣe pé àdíì tàmà fi ń bẹ̀rẹ̀ kútùbù náà ni innamal a'malu binniyat kódà àfá mi gba ìpé tó bá fi talabil ilmi amrun muhimmun wa azizun jiddan kí ẹni sincerity ní bí kíyàn wá máa ọ̀rọ̀ tó pàtàkì ni àmúlé ó sì wọ́n ó ṣe kí ni ó lè ó tún wá ṣe kí ni ó tún wá wọ́n kékeré ní àwọn ènìyàn ní ikhlas sẹ́lẹ̀ kádúrú àwọn tí wọ́n há Kùránì nínú ìlú tàwà yìí àwọn hafazatul Kùránì sẹ́lẹ̀ kádúrú àwọn tó ṣe pé wọ́n gbọ́ al-lughatul arabiyya ṣe lè kàdú àwọn tó jẹ́ khiriji jami'atil islamiyya fi hadha al-balad ẹwà ma wù dáwà wọn yẹwà rí pé ah irú dáwà wù lélẹ́ yìí dáwà yẹn jòkó tọ́lábù wọn fún ilmi ó jòkó lórí kí ní o àìní sincerity ni so gẹ́ bá ṣe mọ̀ pé ìmọ̀ wáìmà nínú àwọn ah, kí ìbádà sì ní ṣẹ́rùtù mélòó ní ìbádà ṣẹ́rùtù méjì ṣẹ́rùtù kọbú lè sáyé àyẹ̀ jẹ tẹ́míyà fi hé sọ́ọ̀bà tún wà ìhlásún máa lillahi rabbil arshi la so ìmá ṣẹ̀ríyà ìmá gbogbo kí náà ń pè gbogbo tó bá ti ń ṣe pẹ̀lú ìbádà al-ikhlas kíra kejì al-mutaba wal muwafaqatu sunnati rasulillahi sallallahu alaihi wasallam ṣe talabul ilmi ṣe ibada wa ni bẹ́ẹ̀ ni kí ni di ìdí ni pé al-ibada ismun jami'un li kulli ma yuhibbuhu Allahu wa yarda min al wal af'al adh-dhahira wal batina in ta so ṣe ọlọ́ba nífẹ̀ẹ́ sí eh, ìmàwíwà bí ò nífẹ̀ẹ́ sí ọlọ́ba yọ́nú sí àbí ò sí

ní kọ́lọ̀ ma yí ìmà níbi bòmí kọ́lọ̀ ma sọ fọ́dúlù àwọn onímímà níbi bòmí kọ́lọ̀ ma kọ́rọ́nà ṣàhádà wọn pẹ̀lú ṣàhádà àwọn ṣàhádà ọlọ́ọ̀bàtà màláíkà pẹ̀lú ṣàhádà àwọn onímímà lè táyí ò nígbọ́wà ti ma mú àwọn àyà ti wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ahadith hadithu abi dhabrin radiyallahu anhu ike man saraka tariqan yaltamisu fihi ilma wa inna alhitana fil buhur yastaghfiruna li talibil ilmi ridan bima yasna àwọn ẹja tí ń bẹnu odò á tún máa sàdúwà fún talibil ilmi gbogbo tí ń tó exist tó máa sàdúwà fún talibil ilmi ìdí ni wíkí wọ́n yọnú sí nǹkan tó ń ṣe kí dẹ̀ nìdí pẹ̀lú kíyàn wá ìmọ̀ yìí wọ́n lè yóò fi mọ̀ nípa alhalal wal haram wọ́n lè fi mọ̀ nípa at-tawhid wa shirk wọ́n lè fi mọ̀ nípa adad alaysa kadhalik ó mọ̀ nípa eléyìí haqqun eléyìí ni batil kí wá ló mọ̀ sí tad'u an-nasa ila al-haqq wa tuhadhdhiruhum min al-batil tad'u an-nasa ila ahli al-haqq wa tuhadhdhiruhum min ahli al-batil eléyìí ni thamara ilmu wallahi tí ma ìmọ̀ tó ní tí ò bá kọ́dà rẹ̀ lọ síbi ń ta sọ yìí kò kọ́dà rẹ̀ lọ lọ síbi dáadáa kó mọ̀ ṣe kíni kó mọ̀ fẹ́ràn àwọn èyàn dáadáa kó sì máa jìnà sáwọn ẹni bí den ìmọ̀ yóò sàǹfàní ni idha ma lam yufidika al-ilmu khayran fa khayrun minhu jahilta so al-ikhlasu fi talab al-ilmi ó dẹ̀ ni atharu imam ahmad rahimahullahu ta'ala ti gbogbo ọtí ma kò sẹ́mbọ̀ tí ó gbùdọ̀ mamman bí imam ahmad ni pé talabu al aw sahhat niyatuhu wọ́n ní talabul ilmi kí yẹn ma wá ìmọ̀ nìyí la ya'diluhu shay'un ìkankan olè ṣe dédé talabul ilmi liman sahhat niyatuhu fẹ́ni tani yẹn gaba ti dá wọ́n bí lọ imam ahmad kayfa tasihhu niyatuhu bó ni àníyàn rí ó sì dá wọ́n ni idha akhlasa bihi raf'a al-jahli an nafsihi wíké mo fẹ́ gbé àìmọ̀kan kúrò fún ẹ̀mí ara mi mo dẹ̀ fẹ́ gbé àìmọ̀kan kúrò fún àwọn èèyàn hadha huwa al-mukhlis kò sí rízì ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀ta ń bẹ́ èmi náà ti máa padà kí ó débì kan èmi náà fẹ́ lága mọ́sálásí èmi náà fẹ́ máa ṣe ń ta fífẹ́ mi náà kò wá mọ̀ nítorí pé ṣú ẹ́ kò wá mọ̀ nítorí kíni nítorí ṣóhùrọ̀ nítorí afẹ́ gbajúmọ̀ afẹ́ di afẹ́ mọ̀ bọ̀ kílẹ̀ mọ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ báwọn yẹn ṣe mọ́ ń sọ afẹ́ di wọ̀kílù mọ̀ wallahi èyàn tí mọ̀ rẹ̀ bá ṣàǹfàní fún kò ní wù kó gbajúmọ̀ imam ahmad rahimahullahu ta'ala nígbà tọ́nà gbada ṣe rọ́fún al kubra àwọn fitan tí abdurrahman bin abiduad tí wọ́n initiate tí wọ́n lọ instigate àwọn olórí against àwọn àfáà súnnà bẹ́ se mẹ́rin se ní ẹfẹ́ kulli zamanin wa makan mọ́rùbíwá ní òfin kó mẹ́rù gẹ́gẹ́ bẹ́ẹ̀ lára bishir al-marisi al-mubrisi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí kí ni ka ahmad rahimahullahu ta'ala kharaja imam ahmad mansuran Imam Ahmad wọ́n jáde nínú fitina ilẹ̀ni tọ́lọ bá ti rà lọ́wọ́ wọ́n kọ̀dà wá di wípé èyàn tí ó fẹ́ nǹkankan ó kọ̀dà wá ní gbogbo nǹkan débi pé àwọn tó wá jáwọn wùláàtì lẹ́yìn àwọn ma'amun ẹ́ àwọn tó padà jẹ́ olórí mùsùlùmí wọ́n wá ń kọ orúkọ àwọn criminals kalẹ̀ wọ́n kọ àbíkan ní wọ́n fẹ́ yìn هذا كذا هذا مبتدع هذا مرجي هذا معتزلي هذا كذا وكذا وكذا Imam Ahmad rahimahullahu ta'ala wọ́n wáìmà kìí ṣe pé láti ma fi jádálà ká ma fi jíyàn àwọn ẹ̀rí pé kí náà pé wàláhì eré kìí ṣe pé bí ábí pé èyàn ma in tó pamá sínú èyàn àmá wọn nǹkan tó bá wà zahir lọ́pọ̀lọpọ̀ gbáyìmọ́ tọ́ka lórí tó wà ní bátínù náà so ọlọ́bá dẹ̀ gbé Imam Ahmad gan rahimahullahu ta'ala gbogbo àwọn tẹ́dẹ̀ ń ja òdodo lógun tẹ́nja òdodo tẹ́nja lógun ọlọ́bá dẹ̀ pàgbùn rí so Imam Ahmad náà sọ kíní fún wa ipé tó bá ti ní àníyàn kí mo fẹ́ gbé ìmọ̀kúò mo fẹ́ gbé ìmọ̀kúò fún ra mi mo dẹ̀ fẹ́ gbé ìmọ̀kúò fún àwọn èèyàn then ẹni ìlú ní ikhlas now al-amru thani òun ni mo fẹ́ mẹ́ṣẹ̀ nọ́tọ̀ kan al'amuru thani aka ní al-muqaddimatu thaniya àti mẹ́ṣẹ̀ al'amuru al'awwal al-ikhlas alisa kadhalik tayyib mi fẹ́ pẹ́jù bí a muqaddimatu fẹ́ bọ́ sínú tíra gẹ̀gẹ̀ inṣáàlá tásìkò bá sí gbàwálé ní inṣáàlá ẹlẹ́kejì ni pé nínú àwọn kata mọ̀rí tí alkisas àwọn ìtàn àwọn àpèjúwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò ma takamọ́rọ̀ fi al-Qur'an mo fẹ́ mú yẹ ní al-muqaddimatu al-thaniyatu so imam nasir al-sa'di rahimahullah níbi muqaddima fawaid muhimma tata'allaqu bi tafsir al-Qur'an ma gbà wá ní ẹjù káyà sí kíni kí àwọn wujútu àwọn fawaid yẹn pàtàkì wọ́n ní fa'ida fi darbil amthal fil Qur'an yustafadu minhu umur àwọn àpèjúwe tó mọ́ mú wá nínú Qur'an ipé ilé ìbáyìí ilé ìbáyìí ilé ìbáyìí hal yastawiyani mathala darballahu mathalan qaryatan kanat aminatan wa tilka al-amthalu nadribuha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ayatul àtàwọn ìtàn náà tọ́lọ ó ní ìdí tọ́lọ̀ bá fi ń sọ kí ní ìdí kí náà kẹta ma mú bẹ̀ àtẹ̀kìr ìrántí ọlọ́fin rẹ̀ ilétí àdákẹ́rì fa inna dhikra tanfa'ul mu'minin nínú ẹni alwa'adhu ẹwò kan bá yìí ìtumọ̀ ní pé kan mention kan kan wá sọ pé ẹkẹ́kọ̀ọ́ bí n tàn sọ yìí ẹkẹ́kọ̀ọ́ bẹ́ alwáàdù inú tamamu tó bá fi máa kí ní ẹwà ní nínú alhassu kí ní pẹ̀lú alhassu ì encourage àwọn èèyàn ọlọ́wà máa sọ jaza'u àwọn mùmìní ọlọ́wà sọ nípa alìjanna mathalu aljannati allati wa'ida almuttaqun ọlọ́wà fi ń sọ láti àwọn tán jẹ́ ní eré ọlọ́run fi ń ṣe hassu yí alhassu oní ni alhassu bí zod ìmọ̀ kó jẹ́ kókọ́ pẹ̀lú sáà àbí zod so alhassu náà nínú ẹni azajuru kí ní pẹ̀ ní azajuru ìké mẹ́yà ìpariwo mẹ́yà ìkọ̀ fúnyàn láti ṣe nǹkan pẹ̀lú kúwà pé orí ẹni ọ̀nà

ọlọ́run fi ń ṣe example fún yín so that orí yóò pè ẹwà òpè ìwú ìlú tàwà náà wà yìí ẹ jẹ́ ká gbé sí ẹgbẹ́ masalu tọ́lọ̀ bá ń dọ̀ rọ́bà fún manu Kùránì kẹ́lẹ́bà gbé sí ẹgbẹ́ ara báyìí pé ok kí làwọn ènìyàn yìí ṣe tán fi ní amnu àti risku tó fi jẹ́ baladu amni واستقرار وفيه رزق إن شاء الله كين دي تلوى فواجه بلد خوف وجوع èyàn tó bá nílá káyíwà ma fi wíra wọn pé àá ah, ah, ok example lọ mọ́nu kòránì fa'ẹ́ ọlọ́ ni pé fàká farot bí ánù ìmìlá ok wọ́n ṣe kúfùrù ní àmìlá ni ìní àwá ṣe kọjá kúfùrù ní àmìlá azẹ̀wọ̀jẹ́l wọ́n kàn sí àìmórí ọlọ́wọ̀ libasa al-ju'i wal-khawf bima kanu kí lọ́lọ́ ní kẹ̀mẹ́ mẹ́rin bima kanu ó fún marinu Qur'an bima kasabat aydihim ó marinu Qur'an ọlọ́n fẹ́ jẹ́ kẹrọ nínú pé ó kèé so al-jaza'u min jinsil amal kama tudinu tudan ṣe ó ti yí báyìí àbí wọ́n fẹ́ kẹ gbọ́kín yìí ni nínú àwọn kan tó wà ń bẹ ni wa وتسويره في سورة المحسوس àti wípé kó lè picture wọ́n mọ́ mọ́ wọn kan wá kó lè bá picture rẹ̀ fúnra rẹ̀ بحيث يكون نسبته للعقل كنسبة المحسوس إلى الحس so la padà rí bí pé intentional yẹn yóò padà rí bí ìgbà bá ń fílẹ̀ báyìí ọlọ́run fẹ́ jẹ́ kó yóò padà rí bí pé nǹkan téèyàn lè fíìlì báyìí wallahi téèyàn bá máa ń ronú nípa Qur'an afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha ṣé ronú nípa Qur'an ni àbọ́n fi àgádágodo ti ni wallahi téèyàn bá máa ń ronú sí Qur'an dáadáa yóò máa feel presence Allah kírun bí tamami shurutihi بتمام شروطها وأركانها وواجباتها وسننها وتركت نواكدها ومكروهاتها omojuto ìran ó ṣe iqamatu sọ́lá ní iqamatan hakikiyya bí ìgbà tí yà bá dú síwájú Allah subhanahu wa ta'ala èyí ma fi lè azamatullahi azza wa jalla fi qalbik èyí ma fi bí gbangban Allah subhanahu wa ta'ala òun kàwọn ayat nínú Qur'an ó ma rí pé inna Allaha sami'un alim ó wà máa fi ní pé tó bí mo ṣe wáyé ọlọ́ọ̀bá sami'un ó gbogbo tí mo ń sọ alimun ó nímọ̀ nípa gbogbo tí mo ń ṣe ilé yóò wá zàjárọ̀ rẹ kò níbi fi'lul munkarati ló jẹ́ pé èyí ó ma fíl iná Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó dẹ̀ ma fíl aljanna Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó bá padà bá tó bá padà create connection tó ní agbára pẹ̀lú Qur'an ṣe báyà ló jẹ́ pé inna hadha al-Qur'an yahdi lillati hiya aqwa wa hakadha nínú ẹni kí ó ní wa ya'ti wa ta'ti amthalul Qur'an mustamilatan ala bayani tafawutil ajr àwọn amthalu Qur'an ní tí wá mọ́ ń kó sínú lórí pé àwọn ẹ̀san yàtọ̀ ẹ̀san ilé ó yàtọ̀ sẹ́sìn ilé afanaj'alu lil mujrimina afanaj'alu lil muslimina kal mujrimin ma lakum kayfa tahkumun wa lal madhi wa dham tó ti and then ìmọ̀ bú ẹnu àtẹ́lù àwọn kan wà alátàwàb àti ẹ̀sán wà látẹ̀fìmìl amúrí áútà kéré ìgbàmí ọlọ́mọ fi ń gbé àlámọ̀rí tó tóbi pé ọ̀rọ̀ yí tóbi o ìgbàmí ọlọ́sí mọ̀ fi ń jẹ pẹ́rẹ nǹkan èyí báyìí àbí wọ́n ni wà látàkíkì amúrin wa ìbìtọ́lẹ̀ amúrin ìgbàmí ọlọ́mọ fi ń fi ọ̀rọ̀ rinlẹ̀ àbí kó fi ṣe kíni o kó fi negate ọ̀rọ̀ ilé yóò jẹ fa'idatun thaniya alfa'idatu nínú àwọn mukaddimatul mukhtasarati inṣáàlá tí ma kásàrí sí ní ìrọ̀lẹ́ inṣáàlá wọ́n ni pé aláfẹ́ ṣe tafsirul Qur'an àbí tafsirul Qur'an fáídà kan wà tí mo ṣe níbi adwa'ul bayan níbi tafsiru surati sọ́ọ̀dẹ̀ ni tafsiru surati sọ́ọ̀dẹ̀ so adwa'ul bayan Sheikh Muhammad Amin Ashinkiti nípa ipé kí ni aslu al al-Qur'an kulluna nasma al-Qur'an kíni aslu al-Qur'an kíni aslu al-Qur'an ama pé akida ahli sunnati wal jama'a fi al-Qur'an anna al-Qur'ana kalamu Allah ghayru makhluqin alaysa kadhalik minhu bada wa ilayhi yarji' ay ibanya bi laysa makhluqan tanyo fún wa ni shaidi nínú kíná ń pè nínú Qur'an ipé nínú Qur'an ipé al-Qur'an laysa bi makhluq man wọ́n ni wa in ahadun minal mushrikina istajaraka fa ajirhu hatta yasma'a kalam ala lahul khalqu wal amru fa farraqa Allahu baynal khalqi wal amri khalqu makhluq ló ń tẹ́ amúrù oní Qur'an náà wa kallama Allahu Musa taklima an bọ́ wà bí ọ̀rọ̀ wọn lẹ́ náà ma nuzila ilayhi fihi ayat ayat orin kan wà nínú lamiya ta ní fún alómi nípa pé Qur'an kẹ̀kẹ́ ṣe makhluq ta ní fún àtàní òyà olómi àwọn kéèkéé tán sí lè kí ń bí mọ̀ òyìn náà òbẹ́ jùdá ẹ̀kùn náà ẹ́ wà lè ìsábi mọ́ lókè ń kàlá mú malikina lidhalika dáadáa hádàkùn ta ní fún wa ní ṣáàjì nínú nínú kínan gbé títí ibn abi o lè tẹ́kà yà mí lámíyà wọn kan ولا تك في القرآن خلقا قرأته فإن كلام الله بال الله أكبر ta ni ó fún wa ní ẹ̀rí nínú súnnà ipi al-Qur'an bí i Allah ala man yahmiluni ila qawmihi فإن قريشا قد إيش قد قد منعوني من تبليغ كلام ربي so wa nabi wa pe ni kalam rabbi another way te tun fi te fi ni salafi ni pé alquran ṣé ilmu allah ni àbí ṣé ilmu allah ó fẹ́ gba sínú kufu ni un ó fẹ́ ti wọnú kufu tan tó bá ní idha qala inna alquran laysa min ilmi allah kafara so kò lọ́jọ́ àbíkọ́ wà fọ́fọ́ wípé al-Qur'an ilmullah alaysa kadhalik ipé nínú ìtorí ìmọ̀ ọlọ́run ọba lọ́lọ́run sí kí ní o nínú ẹ̀lọ́lọ́run fi kọ pé ìkàbá yóò ṣẹlẹ̀ ìkàbá ìbẹ̀bẹ̀bẹ̀ tó wá gbà pé ilmullah náà ni pé ilmullah ṣe makhluq ni <laughs> tó bá ní pé naam kafara na minhu bada wa ilayhi yarji'a now because àsìkò kan bọ̀ wá tí ẹ wò nú mushaf kò ní sí kò ní sí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá nínú nínú ìwé nìkan lẹ́mọ̀ rí empty sheet lẹ́kàdà mọ̀ rí As kan bọ̀ abẹ́ àwọn èèyàn ti ń sọ́ra mọ́ bẹ́ am bí Allah subhanahu wa ta'ala kó mọ́ pàwárẹ́ pẹ̀lú àwọn qawmun zalimun tayyib so sheikh muhammad al-amin ashankiti wọ́n ní pé qad qaddamna anna asla al-qur'an mo fẹ́ kẹ́ note eléyìí eléyìí oni kiu díẹ̀ nu kiu kékeré mm kin ṣe tó lè gbọ́yé tó bá ti pay attention dáadáa àti ti síwájú tẹ́lẹ̀ yìí pé qur'an asla al-qur'an masdarun masdarun wọ́n mo masdar nínú egbo tani mo masdar ni masdar ó ní pìlẹ̀ alisa kadhalik from the word masdar àbí aslu bí gẹ́tì bá ní pé dọ́rọ̀bà kí ni dọ́rọ̀bà ó nà yẹ́dìrìbù yóò nà àbí ó nà lọ́wọ́ kí wá ní ìmọ̀ nà gangan yẹn kí ni dọ̀rùn n tẹ́pẹ̀ ni masdari ẹnu kí ó wà nínú English nǹkan ṣe bí bíìtì ni àbí gerund ẹni gerund ó tọ́ ni àbí tọ́yẹ̀ náà wọ́n ní sọ ìtumọ̀ ní pé Qur'an tẹ́wọ yẹ̀wò masdarun zida fi alifu wa nun wọ́n kàn fi alifa nun síwájú ẹni kama zida fi tubiyan wa burujihan so ìtumọ̀ ni pé ọkọ̀ jẹ́ tògíyàn ọkà ní àtògíyàn so ìtumọ̀ ni pé Qur'an ni wọ́n wá fi alif alam ṣájú wá di alì Qur'an masdar urida wọ́n tán gbàlẹ́ pẹ̀lú ẹni wasfu hmm? wọ́n ni wa aktharu ahli al-ilmi yaquluna inna hadha al-wasfa al-mu'abbar anhu bil masdar wasmul maf'ul so ni ọ̀gọ̀rọ̀ nínú àwọn onímọ̀ máa sọ pé wasmu tan so bí qur'ani masdar ta gbà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ maf'ul ni nínú kí wọ́n máa lo masdar a máa gbà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ kíni maf'ul bí tin bá ní pé ilmu kíni ilmu ma'lumu ni na alisa kadalik ṣé bí kíni ma kíni pé ni ma nínú itimani ima kíni ma nínú Yorùbá in mo mọ̀ ṣé mi mọ̀ maf'ul nu no? in tí mo ṣe kíni tí mo ma ṣe bá ní pé láfún kínú malfúzù ní náà láfún ọ̀rọ̀ tí mo sọ mafúrù bí ní ẹ alisa kadalik kẹbẹ̀ náà ní so pé Kùránì o ai ó ti mafúrù ní kíni mafúrù ẹmọ àwọn wani fa'alihi falkùránì bí máa na makuru so a ṣe pé Kùránì o kíni tí mo ma Kùránì makuru in ta ń ṣe ta mọ́ ń ta ma ń ká ta ma ń contemplate lórí àwọn àyàtò rẹ̀ so Qur'an bí máa na yẹ́ makuru in ta ń ká ó ní kí Qur'an yẹ masdaru ní lóòtọ́ gẹ́gẹ́ bí ilmù náà ṣe jẹ́ masdar but ìtumọ̀ kí ló ń gbọ́ wáyẹn ìtumọ̀ maf'ulun bihi wadih tayyib ó dẹ̀ mú ṣáhìdì wá fún eléyìí ni ra'yu alákọ̀ọ́kọ́ méjèèjì náà ló correct ẹlẹ́ẹ̀kejì wá ní pé àwọn ní pé ẹ̀pẹ́ ní pé masdari ismu mọ̀fúlù ní àbí àwọn àfáàmì ní pé rárá masdari ismu fáyì méjèèjì náà ló correct kódà nínú àǹkátà padà nínú tẹ̀fsìrì ní pé nínú tẹ̀fsìrì Qur'an gẹ̀gẹ̀ fún rẹ̀ ní pé nínú balagotil Qur'an wọ́n ní pé áyà kan ẹlẹ́ṣẹ́ àyà kan ẹ ṣe pé àyà yìí báyìí àyà yìí báyìí àyà yìí báyìí àyà yìí báyìí òdodo sí ní gbogbo ẹ̀ nínú balagotul Qur'an nínú àwọn kan tó nínú ìjázìlù Qur'an nínú àwọn kan tó káwọn kìfèrí lágara kò jẹ́ kẹ́rì bí àbúrú ah, ọ̀rọ̀ olélé a ah, eléyìn kọ́ ohun a ah, laysa qawlal bashar àwọn tó bá jẹ́ lòdòdó bá eléyìn sọ́rọ̀ èèyàn kódà àwọn kèfì rí gbàgbà pé kí n sọ́rọ̀ ìyà máa mọ̀kàbàrọ̀ mọ̀kàbàrọ̀ tó lọ́hàkì wà mọ̀hánádà tó lọ́hàkì ní tí ma jẹ́ káwọn ìsìn kèfì rí ní ẹ̀ àbújá límọ̀ pọ̀ dòdò lọ́rọ̀ tánàbí sọ ó mọ̀ pé kòránì ànábí ò tó bẹ̀ kó fọ́mùrú so wọ́n ma wọ́n lísìn sí kòránì arafu annahu haqq بكنا سو هذا سحر مبين هذا افق قديم هكذا يقولون ام اهل الباطل يعرفون الحق اولون سن القران يعرفونه كما يعرفون ابناءهم وان فريق من من اهل الكتاب لا يكتمون الحق وانتم يعلمون وهم يعلمون سو المهم ني بي قران نا بمعنى كني يو فاعل bóní síwájí wọ́n ní falkur'an bí máa na lukọ́rí àti yóò àwọn jẹ́ kí ni báyíò kọ́rí'u àbí fa'il kọ́rí'u wa huwa ismu fa'ilin qara'tu bí máa na jama'atu because wọ́n lò kọ́rọ̀ àfún jama'a ó kójọ àwọn lágbà mọ́ sọ wọ́n ma ń lò fún kíyàn kún kẹjọ náà kọ̀rọ̀ tulma'a filiesh filhaudi ay jama'a tulma'a filhaud so almuhim o ni wípé kíni nínú àkàtẹ́ ìwọ̀dọ̀ mọ́mọ̀ nínú kéwú ni o a single word o lè ní ìtumọ̀ mẹ́wàá àbíjù bẹ́ẹ̀ lọ gan ń pẹ́ ọ̀rọ̀ yìí on to buy on to buy on to buy ló jẹ́ pé ọlọ́ọ̀bá tó gẹ́gẹ́ bí lógọ́tùl kùrán Allahu alim hakim khabir fahimtum tayyib so Allah baba tó ní ma ni ọba tó tó ní ìnájú gbogbo nǹkan ni kò sí kankan tó lè pamọ́ fún Allah subhanahu wa ta'ala ó mọ̀ pé logo yìí ó ní ó present ọ̀rọ̀ un kínan pé la'allakum ta'akilun ọlọ́láwà lẹ́sí ní Qur'an tó jẹ́ lágbà kẹ́lì bá ronú sí ni fahimtum shay'an tayyib so tí ma ní pé a ṣe pé Qur'an yóò àmọ́jẹ́ kí ni yíò in tó kó nǹkan jọ wala hadha fal Qur'an bi ma'na al-qari ay al ma ìdí ni wípé Ọlọ́run kó sínú Kùránì náà gbogbo àwọn nǹkan tó wà nínú àwọn tírà tó ti kọjá náà gbogbo orí ilé ayé àtàlìkìyàmù lọ́lọ́run bá ṣe kí ni o ló kó sínú Kùránì so mukọ́dìmẹ̀ lẹ́gẹ̀ta yé wà bí sọmúrílì kí ni mukọ́dìmẹ̀ lẹ́gẹ̀ta yé o ní pé Kùránì masdaru ni àbí wọ́n sì lè ọmọ tún masdaru gbàmí sí ismu maf'ul àbíká tún sí ismu fa'il tán bá tún sí ismu maf'ul yóò mọ̀ jẹ́ kí ni makuru nǹkan tàn ṣe kí ni mọ́kà ní makiwúwo bilkaf wọ́n náà mọ́ tán pé mọ́kúrú àbí bọ́lẹ̀ kọ́rù mọ́kúrú mọ́kúrú à mọ́kúrú intanka àdé ó dẹ̀ jẹ́ ismù fa'il tí ó dẹ̀ mọ́ jẹ́ kí ni kọ́rí ayé jami'u li anna allaha yesh jama'a fihi a ma fi al-kutubi bá ṣe kó sí dáadáa bá ṣe jìnà sí àbúrú gbogbo tí Ọlọ́run ṣe kí ni Ọlọ́run jama sínú Qur'an wa hadhihi al-muqaddimatu ath so muqaddimatu rabi'a al-muqaddimatu rabi'atu kákàká ọ̀rọ̀ kékeré tí sheik muhammad bin salih al-Uthaymin rahimahullah mukaddima tí wọ́n ṣe lórí tafsiri so sheik salih muhammad bin salih al-Uthaymin ti bá dákọ wọn pẹ̀lú imam nasir sadi otumati mọ̀ sọ̀bá ti imam sáàdì tí wò bá ní sámọ́rọ̀ kan láyé jíbìnù tèmí lọ káfà <laughs> àdíṣẹ́ kẹtàlì ike a ah, ibnu imam sáàdì gbogbo sẹ́tò tẹ̀ wá sí kí ni tó rí produce value mọ̀ àmọ́ produce ibnu tèmí fún wọn hádá ẹ̀kì ká tó wá sọ pé yàtọ̀ sí ibnu tèmí wọ́n tún wá produce àwọn nǹkan mí fún wa ọ̀lẹ́kọ́lọ̀ kọ bá wa san àfáà ilẹ́sẹ̀ yíó rí pé tí ẹ̀bá ń kàtíkà àfáà yìí ẹmọ kí ẹmọ kàtíkà kí ẹ̀sìn mọ̀ kàbẹ̀rù ọlọ́run in tẹ́fì ìyàtọ̀ tẹ́rì nínú àwọn àfá gidi tán ti lọ ní àtàwọn alágbàkò tán fi ra láfà súnnà fún ìlàwùjọ lè tán tún wá fi ń lọ lọ́rùn gbogbo láfà àwùjọ ogbò láfà ń rọ̀ kò láfà ń gun ah! ló jẹ́ pé èèyàn tó bá ti lajú sí mà wà lẹ́kùn lè gbà fún ẹ pẹ̀lú àwọn ilé ta ni àfẹ́ ìlàmù rẹ̀ ìlàmù làbáàmì ọ̀dàmà àmìgbàtà kí ni àwọn tó sì pé mọ́n oh, mustankif so ló jẹ́ pé ìgbà tó kí Ibn Uthaymeen samọ́rọ̀ ẹ ma wo ẹ ma wo àǹfàní tí mẹ́bí kí yàn pòdíṣì Ibn Uthaymeen fáwùjọ gbogbo nǹkan tí Ibn Uthaymeen ṣe kò fẹ́ sí tẹ́rà kan tí ò ṣe ṣẹ́rí rẹ̀ rahimahullah kó

ṣe'à ṣe'à ò ní dínkù ní ojúrò ìjú ẹgbẹ́ tí Ibn Taymiyyah bá kọtíra báyìí àwọn tó ń kàtíra Ibn Taymiyyah nàbí o má dútíra Ibn Taymiyyah tó ti kàtó ti sàǹfàní bẹ̀ bí Ibn Taymiyyah ṣe ní ládá ọgbẹ́ 1000 ládá lórí kìrọ àti ẹnìkan àwọn náà ní the same 1000 yẹn kí ni dí ìdí ni pé amọ́lù hu ni ẹlẹ́mọ̀ nípa ẹdún ìṣẹ̀bẹ́ ní pé tíyàn bá ti kú ìṣẹ̀bẹ́lẹ̀ ẹ̀nà ìdẹ̀ ní pé àdífí wà ipé idha mata Ibn Adam in qata'a amaluhu ẹ̀wọ̀n náà parí ẹ̀ síwá الثلاث علم ينتفع علم ينتفع به نانو wọ́n bá yà bí ló jẹ́ pé kí ẹ bẹ̀rù Ọlọ́run gbogbo tá ń kọ lé ní èyí tá ń wí jáde fáwọn èèyàn ká máa gbọ́ tá ń kọ wàláhì ọ̀rọ̀ ìtàn ni ó dì lọ́la ìmọ̀ káwọn èèyàn máa sàǹfàní bẹ́ẹ̀ kí wọ́n gbalada àbí ká máa sọ́nà bẹ́ẹ̀ kó máa ṣòfò mú kanú méjèèjì wà min katibin إلا سيفنى ويبكي الله ما كتبت يداه فلا تكتب بي بي فلا تكتب بيدك غير شيء يسبك في القيامة أن تراه ma kọ̀nkan kò sẹ́nìkan tí ń kọ̀nkan láyé àbí tí ń wí nǹkan tí èbí tí ma pẹ́ ni yóò padà tán ìntẹ́ni ẹwú kalẹ̀ tó kọ kalẹ̀ yóò wá sẹ́kù ọlọ́bàá ma mọ́ sẹ́kù fàlátẹ́kù bí yẹ́ dìka gọ́yọ̀rọ̀ ṣe ì má fọ́ rẹ̀ kọ̀ǹkan kalẹ̀ má sí wà sí kalẹ̀ gọ́yọ̀rọ̀ ṣe àyàfin kan tó ṣe pé yẹ̀sùgbò ka fil qiyamati hàn tẹ̀rọrù in tó fẹ́ rí alhamdulillah iṣẹ́ mi rí àmà wá ń sí àwọn èèyàn lọ́nà à ń parọ́ fún wọn má po má parọ́ gbó lọ́wọ́ àwọn èèyàn má kí ẹ má wá káwọn èèyàn sàmọ́ èèyàn wá nítorí ẹ̀ à nílé báwọn mi ìṣẹ́jú èlò lókù tó lò láyé tí àkínrò kí ní ẹ̀ àkínrò àbí ìṣẹ́jú èlò tó bá kàwó èjì ẹlé ní báyìí tó bá ní kò wó èjì ẹ sí mo lè lo time swage tí mo ti lò báyìí sí mo lè lo láyé ká ní mo ti wá pé 30 tẹ̀mí same 40 yẹ again in tó súnmọ́ jù ní pé olè mọ́lò tó bẹ̀ẹ̀ mọ́ láyé ẹlòmí tí ó dákẹ́ yẹ́ yìí kò mọ̀ bí yóò gáwà láàrin ọdún kò tí wọ́n tán tí wọ́n sì yẹ yìí tí ó sì kàkà jẹ́jẹ́ ó ti wá báyé jẹ́ lọ ó ti sọ àwọn èèyàn nù àwọn èèyàn ti sọ fòdánù lára rẹ̀ wà mọ̀ dáa ìlà dọ̀lá latin fàálìhì wizruha wa auzaru man tabiyahu alayan kusubin auzarin wa fi riwayati min athamihim shi'a ikakon yidikun jona bá ṣe ń gba burú bá ṣe ń sàbúrú tọ́lọ̀ ń kọ burú fún wọn ìwọ́n tó jẹ́ sábàbí aburú yẹn wọ́n kọ̀ tí ẹ̀nà kalẹ̀ fún so imam ibn taymiyyah ní pé alhamdulillahi rabbil alamin wassalatu wassalam ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsan ila yawmiddin amma ba'd fa inna tafsira shaykhina abdurrahman bin nasir sadi rahimahullahu ta'ala al-musamma تيسير الكريم الرحمن في تفسير كلام المنان من أحسن التفاسير حيث كان له ميزات كثيرة wọ́n ní ṣe rí الشيخ العلامة عبد الرحمن بن ناصر السعدي رحمه الله سادي أمام في Ibn السادي tánpẹ̀ ní taisirul alkarimi rahman fi tafsir kalam minnan nínú a tafasir ti fi dájú ni nítorí àwọn èdí tí ń bọ̀ yìí tafsiri àwọn nǹkan tó tún fi dáyàtọ̀ sáwọ̀ tafasir yóò kú olàwọ̀ká ẹmọ̀ kí kí èyàn mọ́ kàtẹ̀ sí gbogbo onílùkọ́ mọ́ dictionary wọ́n mọ̀ mọ́ ṣe fún ipé kó rọrùn èyàn tó bá jẹ́ tọ́lìbìl mọ̀tẹ́dì kò lè ní kò lè sọpún ò ní lo imam sáàdì kó ní èyàn tó jẹ́ mọ̀tẹ́hì wọn kò tó bẹ̀ kó lò wọ́n mọ́ fẹ́ àwọn bastu ní àbáwọn pé òkè khilafati wà mẹ́bí àwọn kìní kan àwọn áújú àwọn igbá wà mọ̀lọ̀ sáwọn tafasir gbogbo tafasir ló láwọn míza ti wọn bọ̀ nínú míza rí ni pé suhulatu al-ibara wọ́n ni wàwùdúhùwà àti kọ́rọ̀ clear haythu yafhamuha rasikh fil ilm wa man dunahu ìdí ni wípé gẹ́gẹ́ bí ọ̀làwọn tó ṣe pé àwọn náà ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá sókè ní Yahya al-Hajuri kí ni remark tó sọ nípa tafsir Sa'di oní tafsiru àwọn awam qatta Allahu lisanahu wallahi kayf tafsiru al-awam ah okay tafsiru kí ẹ̀mọ́ kí ẹ̀mọ́ kí ní kan wà tó ń tí ma ń sàlómi

ngbàtà wo bàbá rẹ̀ ló kọtíkà pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ lẹ́yìn ìwádìí ọlọ́jọ́ pípẹ́ àti àwọn ìfimọ́fínlẹ̀ orísìí àwọn ìfimọ́fínlẹ̀ àti ó ti ẹ̀kílẹ̀ ní ìdántà káàkiri 20 ìlénìntà mùsùlùmí bá kọjọ ẹfẹ́ lè mọ́ mú jẹ́lẹ̀dẹ̀ ọkàn mú na tani al-albani albani kọ more than 120 books ó mọ̀ ráwọn 15 mùjàlàdà àti ń bẹ 10 albaninu lókè ẹba ni wọ́n sí lókè sízátù eh, albaninu kékeré ni sí albani rahimahullah ṣùgbọ́n bẹ̀ iṣẹ́ wo ló ṣe iṣẹ́ tó ṣe ní máa mú wa eh, wọ́n mú sẹ́ tí wọ àtàwọn àjìdádù rẹ̀ sí káwà jẹ́ pọ̀ bí ayé tó lè yìí tí tó ti pẹ́lẹ̀ iná kékeré àbí kékeré náà wọ́n ṣe Sheikh albani ó ní àtẹ́bìrù nẹ́fsì àálìmàn àtẹ́bìrù nẹ́fsì àálìmàn ó ní mímọ̀ lèmí nígbà tọ́lọ̀ fòdó rẹ̀ rìn ó bá ní pé àdífì yíò khawarojahu Abdurrahman bin Hassan fi fatihil majid ẹgbàmí fatihil majid sátún ma ń kọ̀rọ̀já àdífì kìtà sẹ́rù kìtà bí tàwíd ó ní kọ̀rọ̀já Abdurrahman bin Hassan fi fatihil majid ọlọ́wàjẹ́ kó mọ́ kó sáwọn nǹkan tó ti pé ah èyàn tó bá ṣe bẹ̀rẹ̀ inú hadith kò lè sọ́gbọ́rọ̀ àbí àgúsí ellison ingbé ọ̀rọ̀jà Abdurrahman bin Hassan ẹmọ̀ túnmẹ̀ ní pé àwọn tíra ìkẹ̀kí ṣe tíra tẹ̀kìríjù àhàdìsì ṣẹ́rùn ní bí kí ní pé ọ̀rọ̀jà Ibn Taymiyyah bí ṣẹ́rù ìṣúlù sàlátà ẹ̀dàkùn kí ni mo èyàn dá mọ̀rúnù èyàn dá fáúdọ̀ ìmíyà kalẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ sí ni mọ́ kó sáwọn orísìírísì àwọn nǹkan àwọn tó ṣe pé ah, ah kí ni gbogbo wọ́n ni nínú ẹni wípé wà mínà pọ́ìntì kan rúrà bí lábẹ́ al-muqaddimatu àbọ̀rọ̀bí alaysa kadhalik tayyib pọ́ìntì aláwọ̀kọ́ ni pé suhulatul àwọn ọ̀rọ̀ rẹ̀ ṣe gbọ́yí kíákíá ẹlẹ́ẹ̀kejì ni kí yẹn fa nǹkan gùn tí ó ní yes mọ̀kọ́mù bá mọ́fà kíyàn ṣe kíni kíyàn sí bá stù masala kíyàn fa kíyàn fẹ́ but kìí ṣe gbogbo sí kíyàn ra mọ́ sí pé ah kíni kíni kó sàtìtì yé kó ìtìyé wọ́n ni alladhi la fa'idata minhu fikrihi àbí ká máa fàsìkò àwọn èèyàn sòfò àbí ká máa dà làákàyè àwọn èèyàn rú oyin báyìí àbí ẹlùmí tẹbá wù tí àtẹ́lò mi nǹkan ilé kan jẹun ilé kẹfẹ́ jẹun ni ilé <laughs> kẹfẹ́ jẹun ni ṣe kàgbà ń dẹ̀ wọ́n against ìwà àwọn èèyàn bẹ́ẹ̀ ni ẹgbẹ̀ pẹ́lú mi mo ẹlò mú kọdímọ̀ mọ̀ hakiki bí kíníkà mùjálàdì ọ̀kan nínú bẹ́ mùjálàdì mẹ́rin tí ní àfá kí ni gbogbo kíníkà àwọn ọ̀kẹ́ tí ò wúlò mẹ́lú mú kó síbẹ̀ kí ni so àwọn èèyàn wà tó pé wọ́n katira jẹun tí wọ́n ní o àwọn kẹjọ́ tó pé àwọn kọtíra fún ìmọ̀ jí wọn ẹ̀dàkọ̀ẹ́lẹ̀ kejì ní káṣe kíní káwà kamalárakọ̀ ó jẹ́ kí wọ́n ti kí sọ̀kan tí ṣe wọ́n mẹ́sàn pé Sheikh Al-Albani rahimahullahu ta'ala ẹgbọ́n ọmọ kí wọ́n ni Sheikh Muqbil bin Hadi ọmọ kí wọ́n ni Sheikh Al-Allama Rabi' as-Sunnah Rabi' bin Hadi Al-Madkhali wọ́n ni pé ó wá láwọn kan tí wọ́n kọ tírà kan gbàkà Sheikh Muqbil wá ṣe tẹkidimu fún tírà yìí oye báyà rí Sheikh Al-Albani wá kú Sheikh wọ́n ni mọ́kọ̀ tẹkidimu fún àwọn tírà yìí sheik mejọ wọ́n fẹ́ fàkínì kan mẹ́rin pín wà lam yatakallam sheik Muqbil ihtiraman li sheik al-Albani rahimahullah ní pé ààrẹ kí lẹ rí ilẹ̀ <laughs> because wọ́n mọ̀ pé wọ́n mọ̀ wọ́n ṣe tí yóò bá ṣe in tó mọ́ jẹ́ kí ẹ̀mọ́ àwọn kìnnìyàn tó pé ṣe kọ̀díyà wọ́n mẹ́rù alìlẹ̀ nípe àwọn kíní tó kọ tíra fún pé àwọn ni yóò sí máa kọ tẹ̀kìdímù tíra fún pé mọ́kọ̀ kíní fún fahimtum ṣe yán so bò látara ìgbàbàrà táwọn ilé ní sáwọn àfá àti mọ́sí pọnwọlé tó pá ok kọ́dà gbé olúwa lọ mọ́sí bá fún pé ah, kí ló lè fà tẹ́fí ní pínlẹ̀ ìgbàmà wọ́lá so because àwọn olómi kan kọ tíra láti fi jẹun ní kákan illa an yakuna ní khilafu qawiyyan nínú tíra yìí wọ́n àdákọ̀ àwọn khilaf ló jẹ́ kí ó dá ẹ̀yẹn ah, fẹ́ bẹ̀rẹ̀ sí ní ma kọ́ ìmọ̀ kí ẹ bẹ̀rẹ̀ bẹ̀ wọ́n àdákọ̀ àwọn khilaf àyàfi tí khilaf yẹn bá wá qawi kí ní difference of opinion àyàfi tó bá strong ìgbẹ́ ah ẹ̀yẹ ká mention eléyìí tẹ́dìrì hajjá tó yìí láti kiri léyìí tí hajjá bukata pẹ̀pẹ̀ lọ sí bí ká kádàkọ rẹ̀ wa hadhihi mizatun muhimmatun bin-nisbati lil-qari'i hatta yathbuta fahmuhu ala shay'in wahidin ele si ni ti vida fún ọmọ akẹ́kọ̀ọ́ ni e so that fahmu yo do lójú kan feri kò sí èyàn ó sì mọ̀ pé èyàn kada ma khilafat but ló jẹ́ pété bá bẹ̀rẹ̀ ìmà nínú àwọn agláàtù táwọn ọmọ akẹ́kọ̀ọ́ mọ́ sí láti bẹ̀rẹ̀ ìmà oníkí ẹmọ wáyé ní khilaf bí ah abu ẹbá wọn sí àwọn khilaf ah khilaf ní kí mọ́ bọ́ sí ṣe báyìí àbí ẹ́ so ẹni tó gbé ṣe khilaf gan sọ́rọ̀ mọ̀mdó sọ́rọ̀ mọ̀mdó hù sọ́rọ̀ pressbody gan ṣe báyìí àbí wọ́n pressbody náà so kódà ètò èyí tí ìgbọ̀dọ̀ mọ́ wá láti bẹ̀rẹ̀ ní pé mo fẹ́ kọ́ ní ajúrúmíyà ní ìsinmi mo fẹ́ kọ́ ní ajúrúmíyà ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí mọ́ kí ní àbí ajúrúmíyà lórí bẹ̀rẹ̀ alìsímú kádà wà kádà wà kádà mi tí ní láti máa sọ fún wọ́n tó mọ̀ kẹ́kẹ́ tó ti mọ̀ anything mubtadi ni ọ àbá ọjẹ́ ẹ̀kọ́ dùrúsùn lọ́gọ́ àwọn sàlàyé hadha ismù ìṣàrọ̀ hadha kitabun wà hadha baytun ma ní sórí àmáwọn kùfì yún <laughs> àwọn lọ sí pé hadha àwọn <laughs> àwọn bàṣí yíò gbà pé ẹ̀lọ ní pé dá nìkan kò ní kódà sórí hátùn òbí adáhùn òun gẹ́gẹ́ kọ́ ní ìsìnkú ìṣàrọ̀ tẹ̀mbíhù nìkan ní lọ́kàn wọ́n wẹ́ pé tẹba ti ṣe tán ẹ pè mí kéwútà ń kéwù tèmi kọ́ lè yùn bí kó sí tẹ́ yìí ní dìntàmì ọkọ́ ló ń kọ̀ yẹn kí ló tó ń dàmù ẹyẹ lẹ́ni torí ọlọ́ọ̀bà stéjì ń bọ̀ wá tí ó padà lókè èyàn máa ń tẹnumọ́ kí ní ẹ pé púpọ̀ nù kẹtí ẹ máa ń general general general mọ́ wọ́rí mọ́ wọ́rí nípa kí mọ́ wọ́rí general principle ni wà likulli qa'idatin shududh illa hadhihi al-qa'ida gbogbo qaida ló ní pé exception exception ríbáyìn àbí so fún èyàn kí ń kánjú bí ìmọ̀ ẹlùmí ma ń kánjú ó yẹ káti ó yẹ káti kí ní ẹ̀mọ́ lé ìmọ̀ jẹ́ kí ma dá ọgbẹ́rẹ̀ lójú wallahi tó bá mọ̀ shay'an fa shay'an èyàn ó hasọ́lá ìmọ̀ tó pọ̀ gan wọ́n pé kayfa jama'ta hadha al-'ilm bó ṣe kó mẹ́ ìjọ ó hadithun yawman wa hadithun wala hadithu kan hadithu kan aya kan lé ní aya kan lọ́la ẹwà wọn sàhábà gìdọ́nù láyà rí wọn láwọn mọ̀ aya mi lọ́la náà aya mẹ́wàá àwọn òníwà gbà mí àfi táà ń bá tó ṣiṣẹ́ tó àwọn mẹ́wàá lẹ́fìrí pé ohun súnkù kòránì yẹn lágbára lára wọn ìwọ̀n náà ìmájí aya mẹ́wàá ló gbà aya mẹ́wàá ó ti wá mọ̀ pé aya yìí ó kíní tí ń pé tààrímù kíní kan báyìí ó kó lè sínú ó kó lè sínú ó kó lè sínú ó tún wá parí àbí ìsùnà gbáyà bẹ́wà ní dùkí ẹ̀tún zádà wà àti ilmù ṣe yẹ́ nífẹ̀ẹ́ ṣe yẹ́ kí pé yóò tún a máa súlò bí ìgbínà ẹlòmí ma fi yíò sí rárẹ̀ ẹkàrà ka ha nìkan ẹkà nínú ha ha tó bá dọ̀lẹ̀ fún mi ń zá yókù tó bá dọ̀tún lẹ́bàá ń jọyìn rẹ̀ ó di kínú àdá ẹgbẹ́ mọ́ tí mọ́ kéwú díẹ̀díẹ̀ ó ní mọ́ ṣe ah nǹkan kan báyìí ò lè máa because of gafas ko are sofo dike tun se ma because elomi bo en gugu nǹkan ibn abbas radiyallahu anhu ma sọ pé ma amara allah bi shay'in illa wa li shaytani ni imma ila al ifrat aw ila al tafrit imma ki jù ẹ̀ ah, kò sí ètò kàṣẹ̀ ìtọ́nù àtẹ́jù àtàṣẹ́ ètò ó sáàtí kò láàrin ó ti tán àṣẹ́jù ẹjọ́ ló ń pàdé nínú náà ṣe kí ni ó gba bí ó gba mi kan náà but straight and níṣe tó ní ṣe kí ni ó kì fẹ́ kí yẹn dúsí ìkan náà àìmọ̀ tàbí kọjá náà wọ́n sọ pé man rama anhu èyí tó bá fẹ́ kójọ lẹ́ẹ̀kan náà ẹ̀dàkùn agbẹ́dàkùn sí kò sí bẹ̀ẹ̀ sí mo fẹ́ nímọ̀ tẹ̀fsíìrì láti parí lálẹ̀ tó bá ti kíṣì àtẹ́ká tó continue parí tẹ̀fsíìrì lálẹ̀ aka mú tẹ̀fsíìrì kúrú tó bí lọ́la ni eh two day seminar <laughs> wallahi ma fàṣùkọ́ yóò yóò two day seminar ka wípé two day seminar ṣe ká parí àmì two day seminar ṣe yá ni gbogbo àwọn ìdáwàtò ìdáwàtò continent èyẹ fẹ́ mọ́ olófẹ́ ṣe àlàyé inú hadith fáwọn èèyàn fáwọn àwọn tó àyẹ́ ni pé amos mẹ́sàn rẹ̀ yóò wọn oníkọmọ kó sọ ìgbò ọ̀yà tó ń sọ́gbà kí ni kan fi ṣe kí ni kan fi ṣe tí ìbẹ̀rẹ̀ ṣe bí kásà máa ṣe ṣó bíbíká èèyàn ní kíní ó lè kọ́ tó bá kó fẹ́ kọ́ wọn láwọn mọ̀kọ̀dìmọ̀t fi ilmi hadith ni ó lè kọ́ wọn láwọn ọ̀nà tí wà so basic ó kọ̀ra máa fàwẹ́ ìdùkọ̀ kan nínú àwọn tí ra àwọn afẹ́ pé bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ ilé náà pè ní hadithun sahih hadithun in tàrífù tí ó tó wọn gbẹ́lẹ̀ mọ́ lọ́lé yóò mọ̀ pọ́ mọ́ nǹkan lọ́lé ju kákan wá da ìmọ̀rú mọ́ and religion so tí ẹ̀bá ti wá mọ̀ pé ilé ìbáyì ó ti jó lára àyà bí tó bá wá kọ́ nǹkan mí lọ́la ó mọ̀ pé kíníkà ti wà lẹ̀ tẹ́lẹ̀ kìí sí pé ẹlẹ́mọ̀gbá ah, tí wọ́n gbọ́ lẹ́ṣọ́ Sheikh Arafat eh wọ́n Sheikh Arafat sí mọ́ ń kó ni àwọn Hanafiya sọ báyìí àwọn Malikiya so ta bá ti bóyá ẹ máa sọ́lẹ̀ kan náà pé àlẹ̀síyà sọ báyìí kìníkà sọ báyìí yí kàn hálẹ̀ kan náà ni gbàtí bàbí lóṣù mẹ́fà èmi ò ti di ṣíbú Sheikh Arafat ó sẹ́ra rẹ pa sórí tó bá di ọ̀túnla tí ń bá ọ̀túnla kí ni èní tí ń bá sọ kìláfù fún ọ̀tán ní ìsinmi tó bá ti wá di after ìṣẹ́ tó bá di pé kìláfù ẹ̀kan kọ́ because o mú mọ̀ bóyá kó ṣe mú ó ti dàmọ́gún rẹ̀ lójú nígbàtàwọn secondary school ó láǹkà mìtẹ̀ wọn kọ́ wa tí ẹ padà rí pé later kìí ṣe bẹ́ẹ̀ kọ́tọ̀wù ní àbí àmọ́ sọ̀wábù ní fún wọn kọ́tọ̀wù ní àràkínàwó sọ̀wábù lẹ́kẹ̀ wọ́n kọ ní àtọ́ sọ̀wábù ní fún ọgbà yẹn ó padà mọ́ sọ̀wábù lọ́jọ́ wájú nítorí tó bá kọ́ sọ̀wábù gẹngẹn gbà but bó ní fẹ́ sàrẹ̀bọ̀ jó fi yọ you borrow you <laughs> not give it to you now taking tọ́ta ló ti bọ́rù bẹ́ẹ̀ kí mọ́ ń ká ọdún ọdún ìta tí ń bọ́rù jù láti jọ kò tán lọ́wọ́ rẹ̀ ní gbíṣẹ́ nù but bó sí lè ṣàdáyé fún tó fi yí ọ̀nà but later ìyẹn ti dúwà bí asùnkà ti dó ó kàdà àmọ́ bó ìṣe later tẹ́lẹ̀ tó bá ní pé square root of minus 1 kí impossible wọ́n padà sọ wọ́n pé complex number ni bẹ́ẹ̀ ni àríbẹ̀ẹ́kọ́ kan wá complex number pàmà jù sínú ìlú dùn wàlá èyàn tó bá kọ́ ní bẹ̀m̀pánsì ó ṣe pẹ̀lú ẹni lọ́jọ́wájú complex number wọ́n náà ó complex wọ́n tí kọ́ simple number wọ́n kọ́ complex number so ìgbà yí tó need náà wọ́ra fún ọ bí ó ṣe yí ọ tó bá padà wáyá ní ìsìn báyìí mo wá báyìí pé ok àwọn kan sọ pé báyìí àbí bá àwọn kan sọ pé báyìí reason ni pé àwọn kíní ẹ jò ìka ti kọ́kọ́ jòkó lára mi kí mi tó ṣe kíní kó tó dé ìgbà tí yẹn wá dé ìyẹn náà jòkó kí mi tó ṣe kíní kó tó àwọn Sheikh Arafat iṣẹ́ ọjọ́ kan ọjọ́ méjì kọ́ ló ń wò iṣẹ́ bí ogún ọdún sẹ́yìn ló ń wò káàbù fẹ́ dàbí Sheikh Arafat wọ́n náà mọ̀ sí ẹka láti sin lọ àmọ́ máa retí nàtíjà lójú ẹsẹ̀ báyìí bó ṣe máa sí lọ́nà talabul ilmi minal barati ilal makbaro láti bí mẹ́bàrọ kí ní wọ́n ni wà mínha nínú ẹni àṣírù alaman hajji salaf fi ayati sifat bàbá rìn lórí manhajji salaf níbi àwọn ìṣàláyàwọn ayati sifat wọ́n ni mọ́ tú ìtukútù níbi àwọn ayati sifat fala tahrif kò sí ìtukútù wala ta'wil kò sí ta'wil ká dáyánu yukhalifu murada Allahi bi kalami léjò matakun tọ́lọ̀ bá gbà lórí pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ni ìbá ṣe mọ́ fi àkídà rìnlẹ̀ náà wà mínà nínú ẹ̀ diqqatul istinbat wallahi àfá yìí ní ìyàláyà díkọ́ níbi istinbat wọ́n lẹ́yìn kan rí pé áyà kan gbà mí bú lẹ́ṣe yọ ohun kí nínú áyà yìí <laughs> wọ́n náà mọ̀ wí fún ara inshallah nǹkan àwòrán mọ́nà rọ̀hìmù ní aka bú lẹ́ṣe sí ó sì mọ̀ pé bẹ́ẹ̀ ni Ar-Rahman Rahim yadullani ala hadha hmm? so diqqatul istinbat fima tadullu alayhi al-ayat min al-fawaid tírà yìí al-qawaid al-hisaniyya tí bá tán kalọ́dọ̀ ṣe kì yáyà ní ààrẹ ó yá ìrẹ́dù pé ah ìyẹ́fẹ́ ìlú sọ pé kí ní sàfà azin like ó ní bá ṣe tó àwọn èyàn tó kọrù kọ̀wáìdì èyàn olè kọ́ àfi kó jẹ́ pé nìyẹn ti lázàmà Qur'an mú lázàmà tan shadidatan tawilatan daqiqa mú lázàmà tó ní agbáni ipé ah, àyà báyìí báyìí bá ti mọ́ fúkọ̀ lórí àwọn àyàtì ni tí a bá ti rẹ̀ ti kọ́ ìdí pé kọ́ídà ló bá mú alọ̀mọ̀ kọ́ídà yìí ayà yóò kọ́ídà ni kí sí ẹgbẹ́ kọ́ídà ní tẹ́gbẹ̀ ní kọ́ídà ni pé nǹkan ẹ̀kọ́ tó bá ti mọ̀ yóò kó àwọn nǹkan tó pọ̀ sínú ní tó bá mọ̀ kọ́ídà kan báyìí ó lè ṣe a'malu kọ́ídà nàbí ṣe kọ́ídà ẹnìkan wá dé ẹ̀ṣẹ́ wà sí tẹ́mọ́láṣì kan afá ẹ̀dọ́kùn fẹ́ bèèrè ìbéèrè kan lọ́wọ́ yín lójú tí ìbéèrè ń tóbi ẹ̀mùkí tí yóò bá máa ó sàgbàyàn náà ipe ẹ̀dàkùn mo sàlùwàlá kìníkà kìníkan ìgbàwo ìwà láníyàn ẹ̀dàkùn sàlùwàlá òun correct kí ló sọ innamal a'malu istinbatu ó wà bẹ́ẹ̀ wà ní pé <clears throat> alhamdulillah wọn nímọ̀ pé ẹyẹ kọ́ ìdà kan náà ni <laughs> ẹnu mí ò tún dé ó tún <clears throat> àkéwú pọ̀ ńlẹ̀ wọn nímọ̀ pé kọ́ ìdà kan náà ni so kọ́ ìdà kan lásìtìyàn bá ma ń gbàmì ṣe máa yàbí so wọ́n náà wà mọ̀ kọ́ídà kan méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ ó dẹ̀ gbọ́yé dáadáa onídẹ́kọ̀ níbi fáàmù rẹ̀ so ọlọ́n ti sàánú yìí náà wọ́n ni min al-fawaid wal ahkam wal hukm nínú àwọn àǹfààní àwọn ìdájọ́ ṣe bá yàbí wa hadha yadhharu jaliyan fi ba'd al-ayat ka ayat al-wudu mọ̀kún máa ṣe ìṣàrọ̀ gẹ́gẹ́ bí aya kan ya ayyuha alladhina amanu idha qumtum ila salati faghsilu ema wo wani fi surati al-ma'idah haythu mustanbatu minha 50 hukman <laughs> ni yo ayatu wudu ne ka nínú rẹ̀ 50 hukman kin mo pe 50 hukmu na mu jáde mi afa ogbe so kile wi lo roja rẹ̀ wọ́n ni wà kàmá fi qissati Dawud wa Sulaiman fi surati Sad gẹ́bẹ̀ náà ni stórí kíso Dawud àti Sulaiman wà nínú sura Sad náà wà minha nínú ẹni annahu kitabu tafsirin wa tarbiyatin ala akhlaq wallahi wutọ́ ní kàtàzù uksim billadhi la ilaha ghayru tíra yóò gọ́wọ́ tíra tó ṣe pé tafsiru ni tarbiya wa ni lórí akhlaq tabanka tafsiru jẹ́ bìkan tí wà rí ò bá da àìwọ́lọ́mọ́ tó kù tún sí ọ tó bá ń fọ́lò ó wọ́n ń pé àkìlákẹ̀ẹ́rẹ́ náà tó dáná rárá rárá tíra ìtíra tẹ́rbíyà ni tó ma fi ń rí ẹ̀ lórí àkìlákì tó dá àwọn àkìlákì fadila kama yatabayyanu fi tafsir qawlihi fi surati al-a'raf gẹ́gẹ́ bó ṣe hàn níbi ìgbàdán sí tafsir وأعرض عن الجهل فهمتم هذا؟ فهمتم شيئا؟ طيب ومن أجل هذا أشير, أشير على كل مريد لاقتناء كتب التفسير ألا يخلو مكتبته أأ من هذا التفسير القيم لأنه توا wá tó tó bá ní library lórí ẹka ní library tánì ní library ní bá ṣe wọ́n kò ẹkùn mọ́ ní library kò tọ́wù kò tọ́wù ah kò ẹkẹ́ ẹ̀mẹ́ ní library talibul ilm labudda an yakuna indahu maktaba an rama nǹkan a ń kínan pé a ń fó a ń subscribe wa a ń ṣe data na a rí sakadalik ma dáwọ́ sọ́wọ́ abúfà ọ̀sán díẹ̀díẹ̀díẹ̀ abúdó àbúrò àtàbántà tíra hmm? ní tíra 15 ọ̀lá tíra 3000 ọ̀lá tíra 4k ìlà díẹ̀dẹ̀ ìgbà tí wọ́n fi wọ́n tí nírú maktaba báyìí because tó bá fowó ẹ̀rà tíra náà ó fi jẹ ó fi jẹjẹ kújẹ náà ni ẹlòmí ló padà lọ fi jẹ kúlì at the end of the day tíra tẹ́lómí ti jẹ mùjàládàtì ni ó ti jẹ gbogbo so wọ́n ní onípe ilé kọ̀ọ̀kan gbọdọ̀ ní kí ni yóò ti ra yìí yóò wá dá èmi fẹ́ advice wa pàápàá jù àtàbá ní family ní pé kí ẹ bá wá ka tafsir ẹ wá ka tán yóò dá kí ẹ náà délé kí ẹ kọ́ àwọn family ẹjọ́ kí ẹ rọ́jà ìtẹ́ ẹ bá ka yẹn pẹ̀lú wọn hmm, wọ́n tó bá ní family mọ̀ sọ so rọ́jà rẹ̀ pẹ̀lú wọ́n tó bá ní rẹ̀ wọ́n náà rọ́jà rẹ̀ kọ́ máa di pé àtọ̀ wọ́n ti àwọn wọ́n ní ká mọ́mọ̀ ṣe mọ̀ ìyìn sọ́bẹ̀ because reason tí wọ́n fi gbọ́dọ̀ tó tún fi wà kí ní lórí jẹ́ ní pé ìwọ ti ní family ó ní láti máa rí àwọn fámílì rẹ lórí irú àwọn kútùbù yìí ó pàtàkì gan wallahi tí ó kí nǹkan tàti ẹ̀kà lé ní kí láà tí a lè ṣe bí kíní bye bye bye bye bye bye okay ẹ̀yin ẹ̀ka ẹ̀ka bí wo ẹgbìyànjú ẹ̀wò ẹgbìyàn class 2 lè mẹ́wà ń wò mí ẹ̀yin ẹ̀ka wò tíra yìí ó dùn ká ẹ̀yin ó dẹ̀ ní tabafika iṣẹ́ ọ̀lọ́ àti class wọn ó gbọ́ àbí ó dé lé kíyàn ṣe very important ọlọ́wọ́sàn so wọ́n وأسأل الله تعالى أن ينفع به مؤلفه وقارئه إنه كريم جواد وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان كتبه الشيخ محمد بن صالح العثيمين ني رمضان kílán pé 1416 how many years since in 1446 làbáyà rí 30 years going 30 years ago Ibn Taymiyyah ti kú àbí àwọn sọ́wọ́ kú Allahu Akbar àtàrí ti kọ aburú kalẹ̀ náà aburú wọn wà lẹ̀ náà táwọn náà Allah subhanahu wa ta'ala